بسم الله والحمد لله ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه وبعد أدوك فرابة سبحانه وتعالى أستر عليكم كياتك رابة فوى محمد صلى الله عليه وسلم أورا ليري وسابيره

bí wọ́n ṣe ma ń bí wọ́n ṣe ma ń fi oríṣìíríṣìí àwọn irọ́ àtàwọn ókọ burúkú fi ti sọ́dọ̀ àwọn ahlu sunnah so wọ́n ti sàlàyé ókọ táwọn zanadiqa àbí gbogbo wọn papọ̀ ókọ tá ma ń pè àwọn ó sunnah so àpẹẹrẹ gbogbo àwọn bídá náà ni pé wọ́n ma bẹnu àtẹ́lù àwọn sunnah ni so ìgbà míì tẹ́yàn bá wá títí pé ẹni yìí ọ̀rọ̀ rẹ̀ so ó jọ ọ̀rọ̀ àwọn súnnà so àwọn àṣẹ́sí rẹ̀ ó jọ ìṣẹ́sí àwọn súnnà so bóyá nínú àwọn olùpèpè tẹ́yàn ma ìtìjá rẹ̀ ni àti tẹ́yàn ma bí tó dájú kọ sí súnnà ni sí bídà ni bẹ̀yàn rí pé kínú èyàn rí pé kọ́dà èyàn rẹ̀ lómi àmàsáìlì àwọn masáìlì súnnà dàkíkọ̀ àwọn masáìlì àtiqad àwọn masáìlì manhajiyya ọmọ tírítì rẹ̀ ṣùgbọ́n yìí tí ó mọ́ túnà sí rí ẹlòmí náà ni pé ẹ wò kí lọ̀rọ̀ tí ń sọ nípa àwọn oúnsúnnà tẹbá ti rí klípù tóun náà ṣe tó ní àwọn madáhílà kò ní ìdíkọ́sẹ̀ tó máa wádìí kí pé kí láwọn kan tó tún kó sí mọ́ ẹlòmí náà ti tó ọ̀ kí ni máa ń ṣe ẹlòmí ìgbà báyìí so nígbà téèyàn odidi klípù tó fi ṣe kíni tó fi ìyànnà ọ̀rọ̀ àwọn madákhílá tó fi sàlàyé ọ̀rọ̀ àwọn madákhílá nínú ọ̀rọ̀ yẹn ó ti ma bí tí ó ti kíni ó ti ma bí tí ó ti agrí pẹ̀lú àwọn súnnà kìí ṣe pé torí pọ́kà ń sọ̀rọ̀ wọn nìkan ó ń sọ̀rọ̀ wọn torí nǹkan kan nípa so principle yóò ṣe pàtàkì kódà nínú àwọn shortcuts tí a fi mọ́ mọ̀yànjú láyé sáà lọ́mọ nǹkan tí ń sọ súnnà lọ́mọ nǹkan tí ń sọ nípa àwọn mashayikh súnnà lọ́mọ nǹkan tí ń sọ nípa sheikh bin baz lọ́mọ nǹkan tí ń sọ nípa sheikh uthaymin lọ́mọ nǹkan tí ń sọ nípa sheikh albani lọ́mọ nǹkan tí ń sọ nípa sheikh mukbil tó bá bọ́ lọ́dọ̀ àwọn eléyìn ò torí pé wọ́n ti àwọn ti lọ wáwò nǹkan tí ń sọ nípa àwọn táwọn lọ́mọ nǹkan tí ń sọ nípa sheikh salih al lọ́mọ̀ká tí ń sọ ń pa Sheikh Rabi' al-Madkhali tó bá bọ́ níbi àwọn kọ̀ọ̀kan àwọn eré kò lè bọ́ níbi àwọn míì so shortcut ni láti fi mọbi táwọn èèyàn belong sí òun náà sọ ń bíbà yìí o so ṣe ara wọn kátà ń kọ́ bí àkídà ya kọ́ kókàn jẹ́ theory lásán kó wà practical ni wọ́n ní alama àpẹẹrẹ alamatu ahlil bida àpẹẹrẹ téèyàn fi máa mọ oníbídà ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlòmíì tẹ́ẹ̀rì lérí Facebook tẹ́ẹ̀rí lórí orí social media so ẹ̀ẹ̀ní ma skini ẹ̀ẹ̀ní ma ẹ̀ẹ̀ní ma bí tán dájúkọ ẹ̀ẹ̀ní sì ma bí tán dájúkọ àmọ́ nǹkan tẹ́ kàmà náà ni pé kíni ó ma lálà sí àwọn súnà ó sì kórè àwọn súnà gan ó ti tó kódà àwọn àwọn ló ga so àwọn nǹkan tá ń kọ́ bí àkídà yà kọ́ torí kó bá fi jẹ́ theory lásán ká fi lè lò practically ni so ọ̀rẹ́ nìkan orí dáì kan lórí youtube ọ wà mẹ́bí tó belong sí wo bóyí òun náà ní clip lórí nípa àwọn madakila wo bóyí ó ní clip nípa àwọn kíni nípa àwọn a nípa àwọn àwọn ulama usunna kí wá sí pé torí pé kàn sọ̀rọ̀ against torí pé àwọn tí ń sọ̀rọ̀ against ni àwọn asnaf shattani àwọn ìran orísìírísìí náà àwọn èèyàn ni kí wá ló so wọ́n papọ̀ ẹ̀sìn náà ló so wọ́n papọ̀ súnnà ló so wọ́n papọ̀ wá wo àwọn ibi títí ń sọ̀rọ̀ against wọn yẹn bóyá ó sọ̀rọ̀ ń pa àwọn mọ̀dáfẹ́dà pé àwọn eléyìí wọ́n kàn sáà rí pé èyàn gbọ́dọ̀ sọ̀rọ̀ ń pa àwọn olórí ni àhá kárìjì ni naza'a kini naza'a khuruji ń bẹ láàrẹ̀ oye so àbí orí pé ń sọ̀rọ̀ ń pa kini orí pé ń sọ̀rọ̀ ń pa àwọn mọ̀dáfẹ́dà pé àwọn mọ̀dáfẹ́dà bó àwọn eléyìí wọ́n máa ń jà rọ́ṣà gbogbo yẹn ni àhá ó ti mọ̀ pé kíni ó ti mọ̀ pé eléyìí mumayyi'an so ó ti mọ̀ pé mumayyi'an àbí kanú àwọn àfáà rẹ̀ náà sọ̀rọ̀ against ó ti mọ̀ pé ah haddadi ni haddadi ni so àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn kẹtẹ́yìn ó fi mọ̀ nígbàtí mi tó bá pamọ́ so ibi tá dé nìyẹn ibi tá ti ń sọ̀rọ̀ pé àpẹẹrẹ tẹ́yìn ó fi mọ̀ dáhùn bí dáàmà òun náà ni pé wọ́n mọ̀ bẹnu àtẹ́lù àwọn sọ́nà wọ́n sì dákọ̀ ìkọ̀ọ̀kan nínú àwọn nǹkan tí àwọn èèyàn àsìkò wọn in ń sọ so in tá ń sọ so àwọn èèyàn àsìkò wọn in tá ń sọ in ń sọ so ibi táwa dé àti wo ọ̀rọ̀ àwọn Rāfidah náà in táwọn ń sọ pa àwọn sọ́nà so máa ń sọ pa àwọn sọ́nà kórìíra àwọn ará alẹ́ sallallahu alaihi wasallam àti pípé irọ́ lélẹ́ yìí wọ́n fẹ́ fi so wọ́n fẹ́ so kèfèrí ni wọ́n wọ́n wá fẹ́ jẹ́ kí àwọn èèyàn náà di kèfèrí bí gbogbo èèyàn náà sì di kèfèrí in tó sì sọ wọ́n di kèfèrí ta bá ń ka àlè ìkáta aláwọ̀kọ́ nínú àwọn nǹkan tó sọ àwọn Rāfidah di kèfèrí aláwọ̀kọ́ ni pé ìgbàgbọ́ wọn pé àwọn sàhábà ní pé wọ́n di kèfèrí lẹ́yìn annabi sallallahu alaihi wasallam àwọn tọ́lọ́wọ́ bá sọ pé òun ti yọ́nú sí so àwọn tọ́lọ́wọ́ bá sọ pé òun ti yọ́nú sí òun sì promise wọn lálìjẹ́nnà so wọ́n gbà kún di kèfèrí eléyìí pé Kùránì ní rọ́ ni wọ́n kàzábà Kùránì so wọ́n sọ pé àwọn sọ̀hábà kèfèrí ni wọ́n so lẹ́yìn kú annabi sallallahu alaihi wasallam so eléyìí jẹ́ ọ̀nà aláwọ̀kọ́ tán fi jẹ́ kèfèrí ọ̀nà ẹlẹ́ẹ̀kejì táwọn Rāfidah fi jẹ́ kèfèrí wọ́n sọ pé yalla wa torí pé wọ́n ń pe Kùránì ní rọ́ ni torí pé yẹn láwọn Aisha ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ọlọ́wọ́ bá ti ṣe kíni ọlọ́wọ́ bá ti bọ́ nínú ọ̀rọ̀ rẹ̀ so ọlọ́wọ́ bá sọ àwọn ayat nínú suratul nur tọ́lọ́wọ́ bá fi ń bọ́ ìyẹn láwọn níbi àwọn claimsì so tọ́lọ́wọ́ bá fi ń bọ́ ìyẹn láwọn níbi àwọn claimsì so nínú suratul nur so ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala sọ pé so, inna alladhina ja'u bil ifki usbatun minkum Ọlọ́run bá pè nǹkan táwọn mùnáfìkí tán ṣe yìí Ọlọ́run bá pè ní ifki so Ọlọ́run bá pè ní ifki so Ọlọ́run bá tó sọ pé Ọlọ́run bá sọ pé fa ulaika inda Allahi humul kadhibun àwọn ènìyàn lọ́dọ̀ Ọlọ́run bá so àwọn ènìyàn ni òpòlọ́wọ̀ àwọn ènìyàn ni òpùrọ́ ọlọ́wọ́ bá ti sọ pé wa taquluna bi afwahikum ma laysa lakum bihi ilm wa tahsabunahu hayyinan wa huwa 'inda Allahi 'azim ni pé ẹ ń sọ nǹkan tí ó ṣe pé kí ni ẹ sọ pẹ̀lú ẹnu yín nǹkan tí ó símọ̀ fún yín pa rẹ̀ ẹ rò pé nǹkan tó simple ni so ọ̀dọ̀ Ọlọ́run bá nǹkan tó sì tóbi ni ọlọ́ọ̀bá wá sọ pé ya'izukumullahu an ta'udu limithlihi abada ọlọ́ọ̀bá ń kìlọ̀ fún yín pé ẹ gbọ́dọ̀ padà sí rẹ̀ má in kuntum mu'minin tẹ́ so tẹ́ bá jẹ́ mu'mini so ọlọ́ọ̀bá sọ pé innal ladhina yarmuna al so innal ladhina yarmuna al-muhsanati ghafilatil المؤمنات. àwọn tó ń sekí ni àwọn tó ń bẹnu àtẹ́lu àwọn muhsanat a mọ̀ pé ó sọ̀kalẹ̀ nítorí aláwọ̀ aisha ni but a mọ̀ lò fún gbogbo ẹni tó bá wà ní rúpò náà dùnní so al-ghafilat al-mu'minat àwọn tí wọn mọ̀ nípa ìsọ̀ tá fi ń kàn wọn al-mu'minat àwọn kíni àwọn olùgbàgbọ́ lórí ni lu'inu fi dunya wal-akhirah lẹ́yìn gbogbo àwọn ọlọ́run bá tún sọ pé al-khabithatu lil-khabithin bó lẹ́sì máa fẹ̀sùn kan annabi yín bó lẹ́sì máa fi ẹ̀sùn kan annabi yín ní pé ìyàwó rẹ̀ ṣe kíni ìyàwó rẹ̀ ṣe ìwà bàjẹ́ ọlọ́run bá wá ní al-khabithatu lil-khabithin àwọn wat-tayyibatu lit-tayyibin àwọn tó bá má lóbìnrin àwọn tí ó máa fẹ́ wọn náà ní kíni wọ́n máa fẹ́ wọn ní tọ́mọlọ́kùnrin wat-tayyibuna lit-tayyibat àwọn tọ́mọlọ́kùnrin wọ́n máa fẹ́ àwọn tó má kíni tó má lóbìnrin náà ni bó lẹ́ṣẹ́ a máa fẹ̀sùn kan annabi yí pé kíni ẹ máa fẹ̀sùn kan annabi yí pé ìyàwó annabi lahum maghfiratun àwọn tán máa yóò máa bẹ fún wọn àforíjì wa rizqun karim àti arziki tó pọ̀ gẹn so ẹwùn kẹ ẹwọ adúrú àyà yìí àyà tó pọ̀ tó pọ̀ tó pọ̀ tọ́lọ̀wọ̀ bá fi ń bọ́ ìyẹ́lá wa Aisha kó níbi àwọn nǹkan tí wọ́n ẹ̀sùn tó fi kàn so kó níbi àwọn ẹ̀sùn tó fi kàn kíyàn tún wá kàdhábà Qur'an kíyàn sọ pé irọ́ bá ń pa pé àníṣẹ́ oúnjẹ náà ni so eléyìí jẹ́ ọ̀nà kejì táwọn rọ́fídọ̀ tán fi jẹ́ kèfèrí ọ̀nà ẹlẹ́ẹ̀kẹta táwọn rọ́fídọ̀ tán fi jẹ́ kèfèrí òun náà ni wípé wọ́n àwọn míì sọ nú wọn àwọn míì sì gbàgbọ́ nú wọn ní pé Qur'an Qur'an o kódà eléyìí wà ní kìí ṣe pé àwọn míì ń sọ nù wọn náà ọ̀rọ̀ pé àwọn míì ń sọ nù wọn correct eléyìí wọ́n ná àwọn tíra àwọn tó ṣe kí ni àwọn tíra àwọn tó jẹ́ ògbóǹtarìgì tíra wọn so báwọn náà ṣe ní báwọn súnà ṣe ní alukutubu sita yìí so àwọn rọ́fídọ̀ àwọn náà ní alukutubu sita so alkafi ma annabi sallallahu alaihi wasallam fi parọ́ mọ́lọ́wọ́n ba so nínú àwọn tírà yìí kò fẹ́ sí tí ó sínú àwọn tírà wọn pé Qur'anu muharrafun mubaddal muharrafun mubaddal ní pé Qur'anu nǹkan tán ti ṣe kíni nǹkan tán ti change tí wọ́n ti ṣe kíni tán ti yí padà ni so kò sí tí ó sí nínú àwọn tírà Rāfidah tó jẹ́ òkúmúlérọ́ so Allah bá ń sọ pé lā ya'tīhi al-bāṭilu min bayni yadayhi wala min khalfi so wọ́n ń pè Allah bá ló kùrọ̀ so wọ́n ní Qur'an táwọn musulmi ka láti ayé annabi sallallahu alaihi wasallam bákan náà wọ́n Ọlọ́hun bá sọ pé kíni Ọlọ́hun bá sọ pé inna nahnu nazzalna dhikra wa inna lahu la hafidhun so eléyìí jẹ́ ààbò ti jẹ́ so eléyìí jẹ́ ọ̀nà tán ti ṣe kíni wọ́n fi ìrísímà ìrísímà tó ṣe pé ó ń bẹ fáwọn annabi Ọlọ́run Ọba so ìrísímà tí ń bẹ fáwọn annabi Ọlọ́run Ọba wọ́n fi ń rinlẹ̀ fún àwọn ẹlòmí so wọ́n fi ń rinlẹ̀ fún àwọn ẹlòmí so lọ́nà tó ṣe pé kíni lọ́nà tó ṣe pé eléyìí kò sí fún ẹlòmí àyàfi àwọn annabi Ọlọ́run Ọba so that is infallibility ọ̀rọ̀ tó lágbára gan ni ọ̀rọ̀ kíyàn fi isma ní ilẹ̀fẹ́ lómi so kíyàn sọ pé lómi wà infallible kíyàn sọ pé yàn kan wà infallible àwọn èèyàn kí mọ̀ pé ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ tó lágbára gan ni ọ̀rọ̀ tó burú jáì gan ni so ọ̀rọ̀ tó lágbára gan ni kíyàn sọ pé ẹnìkan kò so eléyìí jẹ́ ọ̀nà kẹrin ẹlẹ́ẹ̀kaàrún nínú àwọn ọ̀nà táwọn Rāfidah fi jẹ́ kèfèrí so òun náà ni wípé wọ́n tako àwọn nǹkan tó pọ̀ àwọn nǹkan tó pọ̀ gan àwọn nǹkan tó pọ̀ gan nínú àdìsọ́kàn mùsùlùmí so wọ́n tako àwọn nǹkan tó pọ̀ gan nínú àdìsọ́kàn mùsùlùmí so wọ́n tako àwọn nǹkan tó pọ̀ gan nínú àdìsọ́kàn mùsùlùmí wọ́n gbà pé kílùkọ rẹ̀ nabiyullahi Isa ó ti kú kò padà wá má so a Mahdi lọ́dọ̀ tí wọ́n nǹkan tí wọ́n hun ni so nǹkan tí wọ́n hun nǹkan tí wọ́n hun lọ́dọ̀ tí wọ́n ni so eléyìí jẹ́ àkílẹ̀kọ́ rẹ̀ eléyìí tún jẹ́ ọ̀nà ẹlẹ́ẹ̀karùn ọ̀nà ẹlẹ́ẹ̀kẹfà táwọn Rāfidah fi jẹ́ kèfèrí ìkọ̀kan yìí ó ti tó nínú nǹkan téèyàn fi ń jẹ́ kèfèrí téèyàn fi ṣe mùsùlùmí so ọ̀nà ẹlẹ́ẹ̀kẹfà nínú àwọn ọ̀nà táwọn Rāfidah fi jẹ́ kèfèrí òun náà ni wípé kíni òun náà ni wípé àwọn ẹni alákọ̀ọ́kọ́ tí wọ́n gbé ìmọ̀ ma àwọn àwọn kí náà ń pè àwọn ilé àbáwọn kìbáàbù àwọn àyè ìjọsìn àwọn ẹni alákọ̀ọ́kọ́ tí wọ́n gbé kalẹ̀ ìmọ̀ gbé àwọn kílùkọ rẹ̀ àwọn ilé ìjọsìn lórí àwọn sàárè àwọn ẹni alákọ̀ọ́kọ́ tán ṣe lè nínú tan Islam ìmọ̀ àwọn Fatimiyun sàwọn fatimiyun sàwọn ubaydiyun so àwọn ni wọ́n kọ́kọ́ gbé kalẹ̀ aburú ìmá kọ́ àwọn abi ilé ìjọsìn lórí sàárè àwọn gbé kalẹ̀ dò ní àwọn rọ́fídọ̀ fi sí ń se so ilé jẹ́ ọ̀nà ẹlẹ́ẹ̀kẹfà táwọn rọ́fídọ̀ fi jẹ́ kéfèrí so olùbọ sàárè sámú láwọn rọ́fídọ̀ wọ́n bọ sàárè sámú so wọ́n bọ sàárè sámú so ilé ìgán tó ní nǹkan tí yóò sọ wọ́n di so ẹlòmí lè tún ní a pé wọn ò ṣe kíni wọn ò di kèfèrí ẹlẹ́ẹ̀keje nínú àwọn nǹkan tó sọ àwọn Rāfidah di kèfèrí o ni pé àwọn Rāfidah wọ́n máa ń pè àwọn Ahlul Bayt wọ́n máa ń pè wọ́n yàtọ̀ sọ́lọ́wọ́ bá wọ́n máa ń pè Ali so <clears throat> máa ń pè Ali wọ́n máa ń pè Hussein so máa ń pè kíní àsomọ́rí so ya Hussein kíní àsomọ́rí dúdú báyìí so wọ́n ma ń kọ síbẹ̀ ya Hussein so wọ́n ma ń kọ síbẹ̀ so wọ́n ma ń pe kíní wọ́n ma ń pe àkílùkọ rẹ̀ wọ́n ma ń pe àwọn àwọn kíní ń pe àwọn àwọn ahlul bayt wọ́n ma ń pe wọ́n yàtọ̀ sí Ọlọ́hun so wọ́n ma so àwọn Rafida wọ́n tún ma ń takò àwọn àyà tó pọ̀ nínú Qur'an so àwọn àyà tó pọ̀ nínú Qur'an kìí ṣe pé wọ́n ma ń takò ìtumọ̀ rẹ̀ àwọn àyà tó pọ̀ nínú Qur'an so ma ń takò ní pé eléyìí wọ́n hún ni oye so ní pé eléyìí wọ́n hún ni so wọ́n hún ni so <clears throat> wọ́n ma ń takò àwọn àyà tó pọ̀ nínú Qur'an so àtàwọn tó pọ̀ àwọn nǹkan tó pọ̀ táwọn Rāfidah tán fi jẹ́ kèfèrí nínú ìkàzába nabi sallallahu alaihi wasallam ìpé anabi ló kúrọ ìkàzába qur'an ìpé qur'an nírọ́ ìkàfàrà àwọn tọ́lọ́wọ́ bá sọ pé wọ́n wà janna ìpọ́lọ́wọ́ bá nírọ́ pẹ̀lú yẹn so ìdínáyì qur'an ìdínáyì àwọn àyàtì tó pọ̀ nínú qur'an irú suratul fath sí nínú àwọn súrọ̀tà àwọn rọ́fídọ̀ kórìíra jù ẹfẹ́ lè mẹ́rin rọ́fídọ̀ so àyàfi pé wọ́n kàfin ṣe bójúbójú òní suratul fath so inna fatahna laka fathan mubina so wọ́n kórìíra sura yẹn gan wọ́n sọ pé kò sínú Qur'an so àti nǹkan tó pọ̀ tó pọ̀ tó pọ̀ nínú àwọn ọ̀nà ẹgbẹ́ tí yẹn bá ń ka ẹnu èyí tàà kà fún àyí kéré àwọn ma'lumat min ad-din bid-darura àwọn kan tó pé èyàn dandan dandan so dandan dandan ni èyàn mọ̀ nínú so taba tabawanka tabawanka tabawanka lọ tabawanka lọ a wà ká kílò kọrẹ̀ a kà wọ 50 so a kà wọ 50 àwọn kátà kàí mélòó la kàí mẹ́jọ ṣẹ́rí tí mo kà fún wa yìí ìyìn ma pé mo fẹ́ kà lónìí so ìyìn ma pé ń sọ lónìí ìyìn wò tíra kankan tí fi ń sọ fún wa ṣẹ́rí tàbá wá wo àwọn tíra táwọn afá àti ṣàlàyé ọ̀nà kúfùrù àwọn rọ́fídọ̀ so imi ìwọ 100 Imi ìwọ 50 so àwọn èyí tó wá sí pé lọ́dọ̀ gbogbo gbogbo èèyàn pátápátá pé eléyìí eléyìí clear so nínú ẹ̀rọ ní ìmá declare pé tílọ́kọ̀ rẹ̀ ìmá declare pé àwọn tó pọ̀ àwọn kan tó pọ̀ ìmá declare pé ẹnìkan ó lè àwọn àwọn àwọn àìmà wọ́n ń darí ayé so kí ẹ ma believe pé àwọn àìmà ń darí ayé so ní pé wọ́n ń darí ayé so kò tí ẹ̀ sí tàwàhídì lọ́dọ̀ àwọn rọ́fídọ̀ aslan kò sí tàwàhídì lọ́dọ̀ àwọn rọ́fídọ̀ so ẹ̀sìn bá bó láti máa bọ àwọn àìmọ̀ náà ni èyí tó fi ṣe pé kò gbọdọ̀ jìyàn lójú pé àwọn tó pọ̀ àwọn tó pọ̀ gan àwọn tó pọ̀ gan kí ni mo pé àwọn tó pọ̀ gan nínú àwọn akílùkọ rẹ̀ nínú àwọn ẹni ìṣíwájú ẹ̀sìn wọn ò rí pé wọ́n wọnú sẹ́kì kíni sẹ́kì 73 gan pé àwọn kátàwọn kan wà lọ́tọ̀ ni wọ́n wọnú 73 sect oye so wọ́n wọnú 73 sect alimọ́ Ibn Qayyim sọ ilé <clears throat> so nípa àwọn ọ̀rọ̀ fídọ̀ wọn ò tí ẹ̀ wúlẹ̀ wọnú 73 sect rárá àti rárá so Sheikh Muhammad bin Abdul Wahhab náà wọ́n sọ nínú kitabu tawhid so wọ́n sọ nínú kitabu tawhid so ní pé àwọn kílọ̀kọ́ rẹ̀ àwọn ọ̀rọ̀ fídọ̀ ò tí ẹ̀ wọnú 73 sect rárá àti rárá pé ìjọ kan lẹ́yìn lẹ́yìn ni àwọn tó pọ̀ nínú àwọn olùmọ́sí kí ni wọ́n sọ so ìjìmá tún wá wà ìjìmá tún wá wà pé kí ni kèfèrí ni wọ́n ìjìmá ni pé al'umma panupọ̀ al'umma panupọ̀ la nígbà ayé àwọn kí nígbà ayé àwọn tàbí'in nígbà ayé àwọn àtìbá'ù tàbí'in nígbà ayé àwọn kí nígbà ayé àwọn tó tún wá lẹ́yìn wọn lẹ́yìn wọn lẹ́yìn wọn lẹ́yìn wọn lẹ́yìn wọn tí èdí àsìkò ti wáyìí ní pé àwọn rọ́fídọ̀ kèfèrí ni wọ́n nínú àwọn tí wọ́n na kọ́lá ìjìmáà yẹn ibn Taymiyyah na kọ́lá ìjìmáà ibn Hazmi kọ́lá ìjìmáà ibn Kathir na kọ́lá ìjìmáà àwọn tọ́pọ̀ tọ́pọ̀ tọ́pọ̀ tọ́pọ̀ tọ́pọ̀ so lati lati shia. so ni àwọn eléyìí tí ẹ ṣe mùsùlùmí pìlẹ̀ oye so wọ́n yìí ṣe mùsùlùmí ara àti ara so mọ́jẹ̀ kí wọ́n tàn bójúbójú náà máa ń fi nǹkan tán máa ń sọ pé ṣíà làwọn pé ìtumọ̀ ṣíà ni pé pátì pátì àlì làwọn pé kí á lọ́wọ́ burú pé nígbàtán sàbòsí fún àlì kí á ló burú kéèyàn jẹ́ pátì àlì ara ọ̀ so rárá ọ̀ gbogbo ẹni anù láyé ló máa ń ní bójúbójú tó máa ń lò láti fi ṣe kíni láti fi àtúmọ̀tán anù rẹ̀ kìí so májì kan ṣe kí ni májì kí wọ́n tàn o so keferi ni wọ́n so wọn ò nípin nínú islamu gbogbo àwọn ọjọ́ kèfèrí tí wọ́n wọnú islamu tí wọ́n sọ àwọn èèyàn di kèfèrí látọ̀dọ̀ wọn náà wọ́n ti wọlé o àwọn ahmadiyya látọ̀dọ̀ wọn náà ti wọlé àwọn batiniyya látọ̀dọ̀ wọn ti lọlé àwọn bahimiyya látọ̀dọ̀ wọn ti wọlé àwọn babiyya látọ̀dọ̀ wọn ti wọlé so ti yé báyẹn so ah, ẹ jẹ́ ká continue láti máa ṣàlàyé ọ̀rọ̀ tí sheikh Ubaydi sọ so lẹ́yìn ìgbà tí wọ́n sọ ẹ̀sùn táwọn Rāfidah ma fi ń ka àwọn súnnàta ní pé àwọn súnnà o ní pé wọ́n kórìíra àwọn ará alẹ́ annabi sallallahu alaihi wasallam irọ́ ni wallahi an fi ma nífẹ̀ẹ́ àwọn ará alẹ́ annabi sallallahu so àfin jọ́sìn fọ́lọ́wọ́ bá pé àwọn ará alẹ́ annabi so but àwọn fẹ́ jẹ́ ká sọ wọ́n dọ́lọ́n ká sì ara alẹ́ annabi sallallahu alaihi wasallam káka fara àwọn sahaba káwa náà wá di kèfèrí intafeniya so àwọn rọ̀zíyẹ́ àwọn imáàmù méjèèjì wọ́n sọ pé wala yalhaqu ahla sunna wọ́n ní kò sókọ tó bá wọn ahlu sunna mú illa ismun wahid àyàfi kọ ẹyọkan kò sókọ tó bá wọn sunna mú àyàfi ó kọ ẹyọkan wọ́n ní wa yastahilu wọ́n ní ó sì wà impossible an tajma'ahum hadhihi al-asma kó ṣe pé gbogbo kọ̀ yìí òun náà ni kíni òun náà ni ó kó wọn jọ ní ó mọ̀ jẹ́ ti wọn wọ́n ni húnà wọ́n ni níbi báyìí khallasal imamu abu hatim wọ́n ni alimamu abu hatim wọ́n ni wọ́n summarize ila anna ahla sunna àbí wọ́n reach conclusion pé àwọn sunna o la yalhaquhum shay'un min hadhihi al-alqab ìkàkà nínú àwọn ó kọta ma ń lè máa àwọn sunna lára yìí kò sí kàkà tó jẹ́ ti wọn bal hum bura'u minha kulliha yala wọ́n bo ka bo se ni bi gbogbo ẹ̀ pátápátá walladhi yalhaquhum èyí tí ó ṣe kíni èyí tí ó bá wọn nu àwọn ko yi huwa musamman wahid ọ̀nà ni ó ko yo kan ṣoṣo ahlus sunnati wal jamaa'ah ó ko yo kan ṣoṣo náà ló ṣe kíni náà ló bá wọn mu nínú gbogbo àwọn ko yi ahlul athar àwọn tí wọ́n jẹ́ kíni ẹlẹ́gbàwá ahlul hadith àwọn tí wọ́n jẹ́ kíni àwọn oní hadith as-salafiyya àwọn salafiyun àwọn tí wọ́n wà lórí salafiyya al-firqatu an-najiya àwọn ọjọ́ tí wọ́n là at-ta'ifatu al-mansura àwọn ọjọ́ tí wọ́n ṣe kíni tí wọ́n abúrún sí wọ́n ni fa hadhihi alqabu rasulillahi sallallahu alaihi wasallam lahum wọ́n ni sẹ́rí gbogbo àwọn okọ̀ yìí okọ̀ òjísí ọ̀rọ̀ ọba fún wọn ni fattasmiyatu bi ahli al-hadith wọ́n ni ó kọ tán fún wọn pẹ̀lú pé ahlul hadithi ni wọ́n mustambatọ̀ wọ́n ṣe kíni wọ́n fàyọ jáde ni ibo náà ti fàyọ jáde wọ́n fàyọ jáde pé àwọn tẹ̀lé hadith àwọn ẹlòmí ń tẹ̀lé ra'ayi àti kíni àti kalam so in tó bí ìdí tán fi ń pè àwọn súnnà ní ahlul hadithi ní àsìkò àwọn kíni ní àsìkò àwọn sọ̀hábà tàsìkò àwọn tabi'in ìdí tán fi ń pè wọ́n ní ahlul hadithi ni pé àwọn ẹlòmí ń tẹ̀lé ra'ayi wọ́n fi ra'ayi sẹ́sìn so ọlọ́ jẹ́ mùsùlùmí kò wá ju pájú sẹ́lẹ̀ fún súnà nẹ́bí sallallahu alaihi wasallam ráàyí ló fẹ́ ma fi sẹ́sìn ó gbàtẹ̀jẹ pẹ̀lú nǹkan táwọn aristotle wà lórí ẹ̀ so ó rò pé aristotle olùmọ̀nà ni so ahlul hadith so àwọn táwọn tẹ̀lé hadith àtàwọn tán tẹ̀lé ráàyí aristotle aristotle ni gẹ́gẹ́ so aristotle so òun ni nàbí yìí àwọn annabi àwọn farsa àwọn àwọn mutafalisifun so wani wa tasmiyatu bi ahli al-athar wani wọ́n pè wani ahli al-athar àwọn ẹni tí wọ́n ṣe kíni tán dún níma ẹgbàwá litamassukihim bil athar torí pé wọ́n dínúmẹ́ ẹgbàwá eléyìí sì nínú ẹ̀sìn ni nínú gbogbo ẹni of course tí a bá ṣe kọ́kọ́ bẹ̀rẹ̀ ẹ̀mà wọ́n fún yàn ní mà ní jùmlà àti ìsìn wọ́n kan sàlàyé àwọn mọ̀lákọ́s àwọn sọmrì fún yàn wọ́n fún yàn ní sọmrì mà nísìn tí a bá ń kọ́ fík so wọ́n ṣe kíni wọ́n sọ but kí a make sure pé gbogbo nǹkan tó ń ṣe inú fíkíù gbogbo nǹkan tó ń ṣe inú àkídà so tí a bá bẹ̀rẹ̀ àkídà náà yóò wà ń sọmrì gbogbo nǹkan tó ń sọ yẹn ọ̀dọ̀ àwọn sàhábà ló ti wá so bóò ló ṣe mọ̀ eléyìí ọ̀nà méjì lèyàn fi máa ń ṣe eléyìí àìdà kó ṣe pé ó wà trusted látọ̀dọ̀ àwọn tán narrate látọ̀dọ̀ àwọn sahaba bí irú àkídà ti rọ̀zíyẹ́ni àbí kí wọ́n gangan fúnra rẹ̀ kó wá padà sí tíra tán ti kó kíni tán ti kó àkídà àwọn sahaba jọ àwọn athar gẹ́bí al-ibana sharh usul al-i'tiqad gbogbo àwọn kan so bọ̀ ilé ibi tadarruj ni o levels by levels ni oye so kìí sí pé ọwọ́ bẹ̀rẹ̀ ni pé kó wá lọ sí kíni kó wá lọ sí kíni kó wá lọ ah, tó kó lọ maka al-ibana lárúwá tó fi kọ́kọ́ káadáa àgbọ́yé tó fi kàádà so àwọn àpìlẹ̀ tó fi kàádà oyé so ọ̀nà méjì láti sọ ilé pé kéèyàn ṣe kíni kéèyàn mójútó athar níbi gbogbo nǹkan tí a bá ń ṣe kódà níbi fiqh so nínú àwọn míza tí yóò rí pé Sheikh Arafati nínú tí Sheikh Arafati bá ń sàlàyé ọ̀rọ̀ fiqh wọ́n mọ̀ sí kíni wọ́n mọ̀ dákọ̀ àwọn sọ̀hábà tí wọ́n wà lórí ẹ̀ kíni àwọn sọ̀hábà kọ́kọ́ wà lórí ẹ̀ fi Ibn Abi Shayba so musannafu àwọn kan tó jẹ́ masáìlò fíkì pé a masala fíkì yìí tẹ́yìn rí inú àwọn fíkì mi àwọn kílà àwọn sọ̀hábà sọ so yóò rí nínú musannafu ibnu abi shayba so ó pọ̀ gẹ́mbẹ̀gá so tíra tí kò yẹ kí talibul ilmi kó mọ̀ ní musannafu ibnu abi shayba so àtàwọn tíra mi náà so wani àwọn ni fahadihi litamasukihim bil athar fi kulli babin min abwab ad-din so ẹbú ọ̀rọ̀ tí Sufyan sọ in istata'ta alla tahukka ra'saka illa bi atharin fafa'al tó bá possible pé ó ní hori rẹ̀ ó fẹ́ hori rẹ̀ ó fẹ́ hori rẹ̀ ó tún ibi tó tún ti fẹ́ fẹ́ hori rẹ̀ yẹn oyi so ibi tó tún ti fẹ́ hori rẹ̀ yẹn ìdí tó fi fẹ́ hori rẹ̀ ni pé kíni orí athar tó gbà wá ṣe bẹ́ẹ̀ kó sí pé gbogbo nǹkan téèyàn máa ṣe so eléyìí gan ni máa ń jẹ́ kí gbogbo nǹkan téèyàn ṣe kó sọ ọ́ di ìbádà mẹ́yàn lọ́wọ́ ok ìdí tó fi ń ṣe kíní nítorí báyìí oye athari níyàn látò kédélẹ̀ athari níyàn látò kédélẹ̀ látò kédélẹ̀ bí Sheikh Al-Albani ṣe rí nìyàn oye bí Sheikh Muqbil ṣe rí nìyàn bí Sheikh Rabi ṣe nìyàn àwọn àìmọ̀ súnà àwọn tán gannu súnà bá ṣe rí nìyàn wọn ò kà fi mọ́ pé wo ọ̀rọ̀ ayé wa yá máa ṣe bó ṣe wà ara àwọn tún dé level pé wo ọ̀rọ̀ ayé mi mo fẹ́ ju kalẹ̀ fọ́lọ́wọ́n ọba àtòjíṣẹ́ rẹ̀ kódà àwọn èyí tó tọ́ gẹ mo fẹ́ ju ka àní èyí tó tọ́ in tán pè ní dárọ́jà tó ga jù nínú ubudiyya ni gbogbo gbèsè ayé yẹn kéèyàn sí kíni kéèyàn ju kalẹ̀ fọ́lọ́wọ́n ọba àtòjíṣẹ́ so kíyàn sí kíni kíyàn sí ní ìmánu tó nípa àti kíyàn ní tasdik tó lágbára gan pẹ̀lú ojú ọ̀nà nabi sallallahu alaihi wasallam so wani wọ́n pè wani ahlul athar li tamassukihim bil athar torí pé wọ́n di athar mu fi kulli babin min abwabi din ní gbogbo abala nínú abala ẹ̀sìn wani a wasmu ta'ifatil mansura wal najiya وني واسم الطائفة المنصورة والفرقة الناجية وني أوكو الطائفة المنصورة والفرقة الناجية مستنبطة وفايا من لفظ الأح... من لفظ أحاديث إنه أقول أحاديث أي إلينا آه، شيخ الإسلام ابن تيمية رحمه الله تعالى نقيا أهل السنة ننتيرا العقيدة الواسطية أي سنة نقيا ننتيرا wọ́n ni wàsàlàfíyà wọ́n ni àsàlàfíyà thabitatun bin nassi orinlẹ̀ pẹ̀lú nass orinlẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ annabi sallallahu alaihi wasallam tí annabi sọ fọ́mà rẹ̀ pé kíni ni'ma salafu ana laki so ni pé salafu tó dáa ni mo jẹ́ fún ọ a tí annabi sallallahu alaihi wasallam fi ń sọ so sáànàbí hasanan wà ní jẹ́ sálàfù tó dá bí so salafiyya so bí nassi so àti ọ̀rọ̀ àwọn àìmà àwọn ẹni síwájú nínú ẹ̀sìn tó pọ̀ pé ìmá wattabi' sabila salafika salih yẹbù sí wá nínú ọ̀rọ̀ al-imam al-awza'i so wattabi' salafika salih fa innahu yas'uka ma wasi'ahum so àtàwọn ọ̀rọ̀ tó pọ̀ wọ́n ní wal ijma' àti ijma' so ijma' kò lórí pé kíni lórí Sheikhul Islam Ibn Taymiyyah náà kọ́lá ijma'i inú Majmu' al-Fatawa so ni pé wala aiba so ni pé kò sí àlébù fẹ́ni tó bá ń ṣe kíni tó bá ń fi tira rẹ̀ sí sójú ọ̀nà àwọn salaf ijma' wà lórí so ni wa tasmiyatu bi ahli sunna wọ́n ní ìmá wá sọ̀rọ̀ ẹni ní ahli sunna limashihim ala sunna torí pé wọ́n ṣe kíni torí pé wọ́n rìn lórí súnnà fi kulli umurihim níbi alámọ̀rí wọn eléyìí anábi sallallahu alaihi wasallam sì sọ fún wa nínú kíni nínú hadithi irbad ibn sariya so hadithi irbad ibn sariya so anábi sallallahu alaihi wasallam sọ fún wa pé alaikum bi sunnati so ni wa yusammawna al jama'a wani wọ́n pè wọ́n jama'a so lijtima'ihim ala alkitabi wa sunna torí pé wọ́n ṣe kíni wọ́n kójọ pọ̀ lórí Qur'an àti sunna àti pé annabi sallallahu alaihi wasallam náà sọ wọ́n lélẹ̀ yìí náà oye annabi ni fa'alaikum bil jama'a ó dọwọ́ yín pẹ̀lú kíni pẹ̀lú jama'a pẹ̀lú ìmá kójọ pọ̀ lórí Qur'an àti sunna so ilé pọ̀ gan inú ọ̀rọ̀ annabi sallallahu alaihi wasallam ìmá pé àwọn musulmi ní jama'a kí àwọn mùsùlùmí wà papọ̀ ṣùgbọ́n kìí ṣe ìwà papọ̀ pé ẹ̀hán pé ti Hasan al-Banna pé nata'awanu fima ittafaqna alayhi a mọ̀rànra lórí tàbá agri sí ẹ̀hán wa ya'dhur ba'duna ba'dan fima ikhtalafna fi a sì máa excuse ara wa níbi nǹkan tàbá dífà ń ara ọ̀ so ara so wọ́n ni لاجتماعهم على الكتاب والسنه وما ممكن وني جماعه تربي ما قد قولوا القران والسنه وني فاذا وني نقبا لا يستغرب مؤمن يوا إيوة تو باجي مؤمني كوما سكيني كوما فايند لا جوجي كوما كوما جي اجوجي سي ولا مؤمنا سو اتي ان تو غبغو يوا إيوة يوا مؤمني لوكوني اتي مؤمني لوبيني اذا نبز هذه الايام باشبع الالقاب سو تبان سكيني تبان في ان كو بروكو تي سي ولا سكوي

àbí ọ̀nà oríire téyàn ó fi gẹ́ni alkiyama àwọn súnà wá mọ́ ọ̀rọ̀ oríire téyàn ó fi gẹ́ni alkiyama ó wọ́n sọ pé kíni wọ́n sọ pé mú ma ń wọ̀ yíó súnà yìí à ah, ẹ̀ ẹ̀ dá kankan mọ̀ ṣẹ́rí ilé òótọ́ ni pé àdá reality ha kí lẹ rò pé wọ́n máa fi ń jàǹbá àwọn súnà ń gbà mí látara pé naivety wọn nípa àwọn àwọn jàǹbá ah, èèyàn lè ṣe kíni ẹgbàmí èèyàn kàn ah, wà tó lè jẹun jàǹbá tó báyìí sí ẹ̀lẹ̀ wà tó lè jọ ń jàmbá tó báyìí kó ma fó kọ súnnà kó ma fi sẹ́kíní kó ma fi dùbù àwọn èèyàn ó sì fi gbáwọn èèyàn lọ jantirẹ so ìtafí ma ń tan àwọn súnnà ń gbà mí yẹn pé àwọn ọmọ àwọn ojú ọ̀nà bàjẹ́ but táwọn súnnà náà bá ti kẹfín sí ọ wọ́n ti sẹ́kíní wọ́n ti sẹ́kíní wọ́n ti jìnà sí ọ but ṣé ẹni tó sẹ́kíní sẹ́ni tó mọ ojú ọ̀nà bàjẹ́ sóhun ló mọ̀ nǹkan ni abẹ́ni kíni abẹ́ni tó mójú ọ̀nà ríire tó lìdì sálkìyàmà torí in tó ga jùlọ káti àwọn sọpá àwọn súnnà bóyá wọn ò mọ́ kíni wọn ò mójú ọ̀nà bàjẹ́ yìí tó tọ́ kí ló ga jùlọ ní sùtátà lè ṣe fún wọn wọ́n jàmbá wọn wọ́n gbà wọn ní so wọ́n gbà wọn dúkìá tá bá gbà wọn dúkìá lálkìyàmà ìgbà wọn dúkìá sórí ire ló jẹ́ fún àbíkè sórí rẹ̀ à ń bèlè n ò ní bẹ́ẹ̀ ni tó wà suspicious gan sí dèpò dépò tí ó fi wá sí kí tí ó fi wá sí wọ́n jàmbá so but àwọn tán sọ nǹkan tán sọ wọ́n mọ̀ nǹkan tán sọ ẹ̀yin o ma wọn túrùkù àwọn ojú ọ̀nà bàjẹ́ téèyàn fi ń gbáyé téèyàn fi ń gbáyé ìgbékúgbé téèyàn fi ń gbáyé bàjẹ́ náà oye so ní tán mọ̀ ń gbà lérò nìyẹn ẹ máa wọ ọlọ́run bá ti wá dì ọlọ́run bá ti wá sọ ẹni tó ṣe kíni ẹni tó nímọ̀ àtẹni tí ò nímọ̀ sẹ́ni tó mọ àwọn ojú ọ̀nà burúkú láti fi gbáyé ni àwọn ojú ọ̀nà alìmọ̀kọ́rọ̀ àtàwọn ojú ọ̀nà burúkú sóhun ló nímọ̀ ni abẹni tó mú ojú ọ̀nà gini alkiyama kí lọ́wọ́ bá sọ nínú suratul Rum rọ́bá ni ya'lamuna zahiran ha min alhayati dunya wa hum anil akhirati ghafilun so ya'lamuna zahiran min alhayati dunya ọlọ́wọ́ bá ní sẹ́ ẹ̀rí àwọn kèfèrí ya'lamuna zahiran ìmọ̀ wọn ojú pé kíni wọ́n ma àwọn nǹkan tó wà apparent àwọn nǹkan tó kàn hàn sí wọn láyé yìí oye so àwọn nǹkan tó kàn hàn sí wọn láyé yìí na mọ̀ wa hum 'anil akhirati ghafilun nípa agbíndì wọ́n ṣe kíni wọ́n fọ́nú fọ́ra so májèkó májèkó jọ lẹ́nu pé àwọn tó nífẹ̀ẹ́ ayé wọ́n sọ àwọn súnnà pé àwọn eléyìí ò dákàmà ẹ̀ eh, mo máa ń wò yín ẹ̀ dákàmà orí yín ló fẹ́ pẹ́ láìpẹ́ ohun àwọn èèyàn máa ń ran kan òjò tá fi súnnà yẹn wọ́n rò pé fèsì nínú fèsì ayé ni pé ọkọ̀kọ́ sí súnnà ọpadà ẹ̀wọ̀n náà rẹ̀ pé ayé tí a bá fẹ́ gbé tí a bá fẹ́ jayé tí a fẹ́ gbáyé súnnà yóò lè bá mu wọ́n mọ́ rò pé fèsì ni àpé fèsì fèsì láìfù láwùjọ wáyé bí fèsì mẹ́rin àbí nǹkan ni fèsì ọmọdé fèsì ọ̀dọ́ sẹlọ́n bó ṣe wọ́ so sẹlọ́n bó ṣe wọ́ fèsì kíni fèsì pé kíni fèsì ma wá ṣiṣẹ́ lẹ́yìn ayé fèsì ma wá ṣiṣẹ́ ọ ma ṣiṣẹ́ láti kíni láti 8 to kíni 8 to 4 8 to 6 so fèsì mí nìyẹn pé so ibẹ̀ náà lẹ́tì mẹ́ta láti jumbo family papọ̀ fèsì ni fèsì last face ó ti wá padà wá dàgbà ti wá padà wá dàgbà so bóyá ti wá rí ó ti promote promote promote àwọn èèyàn ti wá ń pọ́n ilé níbi kíni níbi nǹkan tó ń ṣe yẹn so face ni so bóyá òun náà nínú face mẹ́rẹ̀ ní tó popular láwùjọ yìí ìkan náà àwọn face yẹn ó ti ṣe kíni bóyá ó ti fẹ́ ọlọ́run ti ọlọ́run ti fòdodo hàn rí gbà súnà yìí lòdodo mọ́ gbárùkù táyé oyin so bóyá ọlọ́run ti fòdodo hàn rí ibi tọ́lọ́run ti wá fòdodo hàn ó ti wá padà wá mix pẹ̀lú àwọn èèyàn ayé padà tọ́lọ́run bá ti gáyì rẹ̀ sọ́sọ́nà jìnà sáwọn èèyàn ayé o make sure pé àyíká àwọn súnnà ló ń wà gbogbo wà so àwọn àwọn ìyá ayé wọ́n ṣe kíni wọ́n tún fẹ́ bá ilé ìjẹ́ fún wọn ní kọ́ọ̀tì níwọ̀n ẹ̀rí pé wọ́n ma àrin ara náà wọ́n ma ń wà ẹ̀rọ̀kùn yìí ṣe súnnà àwọn ti bí ẹ̀yìn náà lẹ́kọ́ wọn values ìbáwọn èèyàn tó bá ní values yẹn náà lè yíò mọ̀ bá rìn tí èèyàn rẹ̀ tán bá délò àwọn kèfèrí àwọn tán yẹn ìlú àwọn kèfèrí láyò láti lọ máa gbébẹ̀ so tó bá débẹ̀ so tí yóò bá wà láàrin àwọn Yorùbá bí ẹgbẹ́ rẹ̀ yóò lùzì valúzì Yorùbá rẹ̀ àbí so a tún wá sí Yorùbá level náà so kí so ẹfẹ́ jẹ́ ń lùzì identity súnnà yẹn náà ni lẹ́fí ń sọ pé kí n jìnà sáwọn súnnà pé kọ́ọ̀tì ni so pé ẹ̀rí ọmọ ìyá ọmọ ìyá mi abáyín pé ha ah, àbú ó ti lágbára gẹ́lẹ́ wọ́n rí mi bígbà pé mo ti gbà mo ti wọnú kọ́ọ̀tì kan báyìí ẹ̀wùn kan ẹ̀wùn kan so sí sáwọn kọ́ọ̀tì ó jòkó báyìí nínú mọ́sálásí a máa ṣàlàyé gbogbo ilé a tún jáde gbogbo nta bá tún wà lórí ẹ̀ a tún lè sọ fún yín pé ẹ wá gbọ́ òdodo ẹ wá sí àwọn kọ́ọ̀tì ni ẹlòmí ò mọ nǹkan tí ń sọ gan so bákan náà àwọn tán ṣe kí ni àwọn tán jí ń bídà náà tọba lọ bẹ̀rẹ̀ sí ṣe súnà wọ́n bẹ̀rẹ̀ sí sọ olókọ burúkú o àwọn bídá àwọn sọ olókọ burúkú wọ́n sọ olókọ tó jẹ́ àwọn afáàtọ̀ kéwú burúkú lọ́dọ̀ wọn tó ka kùránì ní kàkùkà lọ́dọ̀ wọn tán kọ ní kùránì bọ́sì máa ka kùránì kàkùkà so wọ́n sọ olókọ burúkú lálùgbò àwọn amúgbó àwọn kílòkọlẹ̀ àwọn yahoo sì wà ń bẹ̀ tí ó tún máa ṣe kíni tí ó tún máa bá fa tó tún ti bẹ̀rẹ̀ sí ń pe láókọ máfà rẹ̀ lórí so

ìgbé ta Abdullahi sọ ti jí bọ̀ ti jí ma ta ló bí ọ ta ló bí ọ gbogbo lè wọ́n fẹ́ jẹ́ ọ fi súnnà ẹlẹ̀ náà ni torí pé wọ́n ti rò pé tó ń ṣe súnnà kò lè dáa fún ọ wọ́n sì ti rò pé tó ń ṣe súnnà kí ló rẹ̀ gbogbo àwọn plan táwọn ti ní fún ọ àwọn ti ya plan fún gbèsè ayé rẹ̀ so first stage yẹn mo ti fún àwọn first stages báwọn yẹn ṣe máa ń gbé ìgbésí ayé láwùjọ wa so wọn ò fẹ́ kí kankan ṣe stage mẹ́rẹ̀ẹ̀rin yẹn oye stage ìjọmọ kékeré stage ìjọdọ̀ ọmọ lọ school ọlọ university stage ìmá ṣiṣẹ́ ìmá ṣiṣẹ́ bí erin máa jẹjẹ ìlírí so òun náà wà stage gini stage ìdàgbà so ó ti wá padà di HOD orí ìtáyà lè HOD ni oye so ọwà stage èyàn ti ń súnmọ́ ọlọ́wọ́ bá èyàn ti ń súnmọ́ sàárè

wọn lè give up bàbá mi wà lórí ibùsùn kú ó sì tún sọ fún ọmọkẹ́ wàláì ní tí mo fẹ́ jẹ́ kọ́ wọn sí tí bá kú ọ̀fẹ́ kí wọn náà gbàṣẹ́ ẹ̀gbọ́n rẹ̀ lórí ibùsùn kú nífà yìí sì ń ṣe wà sí ìyàfọ́ ọmọ má rò pé tó bá tún padà sí kíni tọ́nà bá tún rọ̀ zákọ̀ rẹ̀ ṣẹ́rí kíní kan wà láwùjọ wà yìí ó ni ọmọ ya in ṣiṣẹ́ díẹ̀ díẹ̀ bóyá in ṣiṣẹ́ kọmpútà in ṣiṣẹ́ tó jọmọ́ kọmpútà bóyá ó kọ́ programming ó ṣe kìnnìkan ọlọ́run sì ní àdìsìkí wọlé ó ṣe gbogbo ẹ̀ so síbẹ̀síbẹ̀ náà wọn ò rí gbé ń ṣe kankan náà sẹ́rí stage yẹn ṣètọ́nù ni ṣètọ́nù ni ó ti gbé àwọn ojú ọ̀nà kankalẹ̀ láwùjọ wa ó ti wá gbá àwọn kíni ó ti wá gbá àwọn èèyàn tó mọ̀ sọ pé ẹ gbọ́dọ̀ make gbọ́dọ̀ make sure pé gbogbo èèyàn tẹ̀lé ojú ọ̀nà yìí so the same thing náà sì ní pé kí ni the same thing kò sì túnmọ̀ pé tó bá ń ṣe súnnà pé o gbọ́dọ̀ lówó náà kò síbi tẹ́nì kankan ti bọ́ sàdéhùn rẹ̀ kò síbi tẹ́nì kankan ti bọ́ sàdéhùn rẹ̀ kódà tẹ́yìn bá léyàn fẹ́ sẹ́sìn ọlọ́wọ́ bá fẹ́ ṣe súnnà ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tó wà láyé lọ́fìílẹ̀ tọ́ ní lè bá wọn sí so ìmáyìn so ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tó wà láyé lọ ní lè bá wọn sí ọ̀pọ̀lọpọ̀ táwọn ẹlòmíì máa ń so but ọlọ́wọ́ bó mọ̀ rọ̀zákọ̀ rẹ̀ ọlọ́wọ́ bó ní fi ọlẹ́ kọ wá kú fèbí but in ẹnu tó rí láyé náà nìyẹn in súnnà ò ní gba ẹnu nǹkan tó bá rí láyé kò ní gbà lọ́wọ́ rẹ̀ so yí so but kò sẹ́ni tó bọ́ sàdánwò pé tọba àdéhùn pé tọba ti ṣe kíni tọba ti ń ṣe súnnà ó ṣe kíni ó lówó in tó ti àwọn ẹlòmíì débi pé wọ́n ti rò pé à ń ṣe súnnà agbọ́dọ̀ mọ́ ṣe in tá ma fi legitimize súnnà yìí fáwọn parent wa ni pé ká máa fún wọn lówó ọ̀ sí dáwà kẹ́kẹ́ fún wọn ọ̀ká ń fún wọn lówó dákùn kí ni tí wọ́n gbogbo ilé ọ̀ ní ìwọ tó wọ́n fún wọn lówó náà ọ̀wá ní ọ̀wá ní control kankan family bàbá kú ó lè sọ pé ara ìtẹ́là ń gbé wọn lọ so báyìí láti ṣe báyìí láti ṣe báyìí láti so ìwọ sì ni wọ́n gbówó lọ́wọ́ rẹ̀ so ṣe súnà lọ fẹ́ ajé kí wọ́n gbà ní àbọ̀kàfẹ́ accept reality kíyàn sọ́ra fún kìíní yóò tí yóò bá fi òdodo ra àwọn èèyàn owó lè ra wọn o tí yóò bá fi dáwà ra àwọn èèyàn owó lè ra wọn o of course al-mu'allafatu qulubuhum wà but mu'allafatu qulubuhum limadha li dini náà nìna ila din so ẹwà rẹ̀ lómi wà wà desperate níbi pé tó bá ti ń ṣe súnnà pé òun gbọ́dọ̀ lówó àti pé sísta náà tó bá ti ṣe súnnà òun gbọ́dọ̀ fẹ́ ọkọ tó lówó ta ló bọ́ sàdéhùn yìí ìgbà olè wọ́n tọ́lọ́wọ́n bá jọ sàdéhùn yìí ara ọ̀ in tọ́lọ́wọ́n bá bá kọ mún kálùkù náà ní ó rí àwọn èèyàn wà tán ń pè ẹ̀hàn àwọn èèyàn wà tán kún pé Jésù tó ipé tán bá tún rí wàfá wọn ni àfá ẹ̀dàkùn ilé tí ń jẹ só làwọn kò ń bì sẹ́ni àwọn èèyàn wà tán tún kún sẹ́bọ́ tó bá tún rí ọ̀wọ́n ni àfá ẹlákùn ẹlákùn sí mo ń gidi ẹ̀ lọ́dọ̀ ni àwọn èèyàn sì wà tán sí kíni tá tún jẹ́ civil servant yìí náà tán jẹ́ kíní wọ́n tún pè wọ àfá náà ni pé àfá ẹlákùn sálárì gbogbo ẹ̀ wọn so kí ló kọ so in tọ́lọ̀ bá bá kọ mọ́ ń kálukú ni kò sẹ́ni tó bọ́ kò síbi so kò sí ìgbẹ̀kan tí wọ́n ti ẹwà rí pé ìròrí yẹn so irú mentality yẹn wà láàrin ara wọn in ta fi ma legitimize sunna wọn fáwọn èèyàn kìí sí pé ìmọ̀sàlàyé àdodo fáwọn family wọn tí ó di pé family gbà wọn láàfà tó di pé gbogbo ta bá ti ń padà sí bí ọ̀rọ̀ ẹ̀sìn ẹ̀wọ̀n náà lámọ̀ padà sí àwọn náà sì mọ̀sàlàyé òdodo fún wọn onímọ̀ yá àkàkà ọ̀yà ara wọ́n fẹ́ káwọn yá accept wọn kìí sí pé wọ́n fẹ́ ká gba sunna so ẹ pay attention sí kìíní ọ̀ ṣètọ́n máa ń wọlé tọ́yàn látara báàbù yìí gan-an má try láti legitimize sunna pẹ̀lú owó fáwọn family rẹ̀ òdodo ní kó máa ṣàlàyé fún wọn yes máa fún wọn lówó máa máa ẹlòmí ìṣẹ́rẹ́ yìí ẹlòmí tí olówó yóò máa ṣe kíni yóò máa ṣe kíni yóò máa ṣe khidima fún wọn dáadáa gan yes máa ṣe khidima fún wọn láti fi pè wọ́n fi sọ súnnà ni o so láti ṣe kíni láti ṣe pè wọ́n sí ni kìí ṣe nítorí kan bá fi gbá tiẹ̀ wallahi ṣe rí nínú nǹkan tó le jù láyé ní pé téèyàn bá ti ń jẹ́ dááyà téèyàn bá ti jẹ́ olùpèpè àti distinguish pé sí tí mò ń ṣe yìí ṣé mò ń pèpè sẹ́sìn ọlọ́run ọba ni àbára mi mò ń pèpè sí gbogbo wa dáyàs náà sì ni wá olùpèpè lẹ́nu kọ̀ọ̀kan wá olùpèpè sẹ́sìn ọlọ́run ọba olùpèpè sí súnà nabi sallallahu alaihi wasallam ẹ̀rí gbà míì tẹ́lùmí bá fẹ́ káwọn èèyàn ma súnà ó fẹ́ ká ma súnà látọ̀dọ̀ orú fún yín lápẹẹrẹ kan àwọn ọmọdé tó ma ń gbá bọ́ọ̀lù wọ́n ma ń gbá bọ́ọ̀lù ní compound ẹnìkan yóò ṣì gẹ́ẹ̀tì fún wọn wọ́n ma ládùúgbò pé èyàn dáadáa rẹ̀ so yóò ṣì gẹ́ẹ̀tì fún wọn àwọn ọmọdé ò gbá bọ́ọ̀lù so yóò àwọn ọmọdé kan ma gbá bọ́ọ̀lù tó ma gbá bọ́ọ̀lù o kò ní sọ̀rọ̀ súnà kankan fún wọn kò ní sọ̀rọ̀ tàwíìdì kankan fún wọn kí wọ́n lòdì kan wọ́n jẹ́ kí gbá bọ́ọ̀lù nínú compound rẹ̀ ọ̀fẹ́ ikan sekin ọ̀fẹ́ ikan láìkẹrẹ̀ at the other end ẹlòmíì wa ma ń sílẹ̀kùn fáwọn ọmọdé wọ́n máa gbá bọ́ọ̀lù nù compound rẹ̀ tó máa gbá bọ́ọ̀lù tán kọ́ntẹ̀ tó máa gbá bọ́ọ̀lù yóò ṣe májẹ̀mú fún wọn yìí jẹ́ kí ẹ gbá bọ́ọ̀lù nù compound rẹ̀ but pẹ̀lú májẹ̀mú pé ẹ gbọ́dọ̀ sí kíni tásìkò òun bá ti tó ẹ gbọ́dọ̀ kírun tó bá tún wá kírun pẹ̀lú wọn tán yóò wá sí kíni yóò wá ṣe dáwà tawhid fún wọn pé gbogbo yín ẹ̀yìn wá ń kékeré o ọlọ́wọ́ bá nìkan ní kí ẹ máa fún so dáwà tawhid ni ó ṣe fún wọn kìí ṣe pé dáwà pé dáwà tawhid dáwà sunnah ẹ wá wò ẹ wá wò ìyàtọ̀ láàrin méjì ẹlòmí tó wá padà wọ́n ṣe súnà wọ́n rántí pé ah, ah so ẹni báyìí tó mọ́ jẹ́ ká gbá bọ́ọ̀lù nù kọ́mpáàdù òun òun kẹ́ ń ṣe torí pé kábà fi nífẹ̀ẹ́ wọn ẹni ilé tó ń jẹ́ ká máa gbá bọ́ọ̀lù ní nǹkan le mọ́ ń sọ pé nínú àwọn nǹkan le jù ń gbà mí láti differentiate ni so ń pè àwọn èèyàn síra rẹ ni àbó ń pa àwọn èèyàn sẹ́sìn ọlọ́wọ́ abala tó lágbára kìí tó wá sí pé kìí sí pé ìdí tàà ń sọ ní pé tọba táwọn èèyàn bá ti fẹ́ mọ̀nà kọ wá sí kí ní kọ wá fi wọ́n lẹ̀ àìfẹ́ àtàtì wọn mara mi ara àtàtì wọn mara rẹ torí kan bá fi mọ súnnà má àtàtì wọn mara rẹ torí kan fi láìkẹrẹ àìfẹ́ kan àìfẹ́ ara ẹni tó bá sẹ bẹ̀rẹ̀ yóò ní ìdí ẹni tí ó ni ẹni tí ó mọ wòye sí ẹni tí ó mọ look up sí àwọn so wọ́n ni ah, fa'idan sheikh obedi ni nígbà náà la yastaghribu mu'minun wala mu'mina mùmìní lọ́kùnrin àbí mùmìná lóbìnrin kò gbọ́dọ̀ sí kíni kò gbọ́dọ̀ ah, jájòjì sí idha nubiza hadhihil ayyam tán bá ń lè mọ́ ní àwọn àsìkò yìí bí abisha'il alqab pẹ̀lú àwọn okọ̀ tíkin àwọn okọ̀ tó burú jùlọ náà fún àwọn èèyàn kan náà wọ́n ti lé àwọn ọkọ̀ burúkú máa síwájú tí ẹ̀ wọ̀hún ahlu sunna ti wal jama'a àwọn sálàfù rẹ̀ náà ni àwọn sunna wọ́n ti lé ọkọ̀ burúkú máa wọn sunna síwájú rẹ̀ kí lọ́lọ́wọ́ bá máa ń sọ fún annabi sallallahu alaihi wasallam ní Qur'an ha ha wala qad kudhiba ọlọ́wọ́ bá máa ń wọ́n ti pe àwọn annabi tó síwájú àwọn òjíṣẹ́ tó síwájú rẹ̀ wọ́n ti kíni wọ́n ti pè wọ́n ló pòrọ̀ so ìwọ náà tí wọ́n ti kíni tí wọ́n lè àwọn okọ́ mọ́ lónìí ìwọ kọ́lọ́ kọ̀kọ́ rádánwó so mẹ́jẹ ni tí ó ṣe subhanallah ẹ̀rẹ́ lómi tó yí pé ó sì ń ṣe súnnà ah lábájá bóyá ayé ló pé lọ àbí ìrújú àbí méjì náà ni combination ayé àti ìrújú tẹbá wọn bí pé kí ló ṣẹlẹ̀ wọ́n ní àpé ah, àwọn family òun ni ah, àwọ́lá mọ́mí òun pọ̀ mọ́mí òun òfin ọlọ́run lẹ̀ wọ́n ní fi ọlọ́run lẹ̀ sọ̀rọ̀ pé gbogbo yín ẹrùmí ti ṣe súnnàsì yóò ti tó 10 years nínú wa àbí láti 10 years tó ti wá wà establish pọ́n súnnàsì sẹ́yìn ìfẹ́ ọlọ́run lẹ́nà àbúsáfẹ̀yìn lọ́rùn lẹ́rí àwọn decisions tẹ́ fẹ́ make tó yí pé wọ́n mọ̀ pé ọ̀ ní agree pẹ̀lú rẹ̀ ẹ mọ̀ wọn kan o ẹni tẹ́ mọ̀ pé kò ní agree pẹ̀lú kìíní láyéláyé pé àdúrà jòkó kí ẹ pé àdúrà jòkó ìtọ́fẹ́ ah, sí yí ọlágbára ọlágbára pàdé wọ́n ti mọ̀ pé ọ̀ ní gba kìíní ìwọlé fà wọ́n sì tún fi lọ dákùn tó wáyé pé àwọn ń ṣe súnnà bí ọdún mẹ́wàá táwọn fámílì wọn wọn tó ipá wọn náà ń pe fámílì wọn láti joy wọn ò fi wọn lọ́rùn lẹ̀ sọ́wọ́rọ̀ pé ọ̀nà fi lọ́rùn lẹ̀ kò sẹ́ni ká fi lọ́rùn lẹ̀ dì sí ìwọ̀n òfẹ́ nìkankan lọ́rùn lẹ̀ àbúsẹ́fẹ̀ yìí lọ́rùn lẹ̀ ni <laughs> èmi ò mẹ́ni ohun tó bóyá bóyá bóyá ọkà wà nígbẹ̀ fáwọn ẹlòmí ní sátọ̀ èmi ò mẹ́ni tó fi lọ́rùn lẹ̀ wọ́n fẹ́ ní kankan lọ́rùn lẹ̀ ó kálukú ló ti decide pé tí mo fẹ́ máa ṣe lọ́nì ló sì ní tàbátì lè lórí so ìwọ tó bá fẹ́ ṣe súnà máa sí o so wọ́n ni idha nubidha li'annahu lahu salaf oláwọn tó sì kí ni oláwọn tó ti síwájú rẹ̀ wa hum ahlus sunnati wal jama'a àwọn ahlus sunna wal jama'a li ha'ula'il wali ẹmọ wọn kẹwọ àwọn alábára pé wọn fílẹ̀ náà ni ìtẹ́ mọ̀ pé yíò ní gbà láyéláyé wọ́n sì tó fi lọ ẹ ti ní pé à lápẹ̀lẹ́sìn bóyá tó àgbàlagbà bá kú fìdáù wọ́n náà ṣe fìdáù ó ti tàkó lọ́dọ̀ yín ń jò ní kò gbá wọlé lọ́dọ̀ yín so kò gbá wọlé lọ́dọ̀ yín so ó sì ti tàkó but àwọn súnà in tó yẹ káwọn ṣe wọ́n ṣe in tó jẹmọ́ ọ̀rọ̀ so so wọ́n tó wá ní pé à pé àsìfẹ́ àsìfẹ́ ṣe kíní fìdáù àsìfẹ́ ah ìtẹ́ mọ̀ pé kò ní gbà wọlé tẹ́tún wá ń bèèrè pé kírókọ̀ rẹ̀ tẹ́tún wá ń bèèrè pé ẹfẹ́ ṣe kí ní fìdáwà ní kẹ́ so tó bá sì sọ fún yín pé ẹ má kèé pẹ́ gbọ́ so kèé ṣe pẹ́ gbọ́ ìdí ni pé àwọn ẹlòmíì àwọn ẹlòmíì náà ti mọ̀ dodo àwọn parents mi náà ti mọ̀ dodo àwọn ẹlòmíì tí a ti ṣàlàyé fún náà ti mọ̀ oye so ẹlòmíì náà sì ti rí pé ah so ìgbésí ayé tí má fẹ́ plan tí mo ní fọ́mọ̀ yìí gan ìgbésí ayé tí ń lè wù ń sìn ìyìn lè choose ìgbésí ayé tó dáa tó nǹkan tó lè fún nísìn báyìí fún ìlé chúùsì ìgbésí ayé tó tó báyìí fún so wọ́n ti àwọn náà ti rí one way or another ọlọ́wọ́n bá ti convince wọn àti ìfẹ́ tọ́mọ́mọ́ ní sóbì rẹ̀ náà so bọ̀ síbẹ̀síbẹ̀ wọ́n ti ródòdó so bọ̀ síbẹ̀síbẹ̀ náà ẹ máa rí pé kíni ẹ máa rí pé kí lókọ rẹ̀ pressure àwọn èèyàn náà pé àtàbà ṣe kí làwọn èèyàn ó sọ tàbá sí kí làwọn èèyàn sọ ìwọ́n súnà ọ̀gbọ́dọ̀ bá wọn participate mbẹ̀ wọ́n mọ̀ pọ̀ ní gbà wọlé wọ́n kà fi ń tọ́ owó náà ní bóyá ó gbà bóyá ò ní gbà so wọ́n ni wàlì ha ulahil munharifina salaf wọ́n láwọn tán gúnrí kò lórí súnà náà àwọn náà lẹ́ni síwájú ẹnì kọ̀ọ̀kan ló lẹ́ni síwájú ó gbọ́dọ̀ bá wọlé tí èkú àní bàbá mi wà wallahi bàbá mi wà lórí ibùsùn kú ẹ má gbọ́ àwọn bàbá àtọmọ wọn ti ní dispute láàrin ara wọn ó ti tó ọ̀rọ̀ kíni ó ti lé lọ́rọ̀ ọlá ó ti lé lọ́rọ̀ 25 years bàbá àtọmọ ọkùnrin so ó wá rẹ̀ bàbá ààrẹ yìí ti clear pé ah bàbá ti wọ 80 something ààrẹ kú lélẹ̀ so ó sì tún lọ bá bàbá àwọn bàbá mi wọ́n fẹ́ gbébinú wọ sàárè náà ni so bàbá sì tún lé jáde bẹ́yà kò pẹ́ sí bàbá wọn gan ni bàbá yẹn kú so mọ́ rò pé kí ló kọ rẹ̀ mọ́ rò ara yóò kàn but the more tó bá ṣe give na wọn náà wọ́n accept bó ṣe rí nìyẹn pẹ̀lú súnnà but tó bá dó sínsín ìdó sínsín náà sì túnmọ̀ pé kíni èyàn ma ṣe kíni èyàn ma báwọn èyàn pò wàhálà so èyàn ní báwọn pò wàhálà èyàn kàn dó lórí nǹkan tẹ́yàn wà nẹ́nu tọ́lọ́wọ́n bá bá sì fẹ́ yíkọ́ sí súnnà yóò rọrùn fún ọ tí wọ́n náà bá sì fẹ́ sí yóò rọrùn fún ọlọ́wọ́ bó ràn lọ́wọ́ wọ́n ni wọ́n hum ahlul bid'ah wọ́n ni àwọn tí wọ́n jẹ́ sálà àwọn tí wọ́n fi àwọn ókọ burúkú tó fi ń tì sáwọn súnnà àwọn náà lẹ́ni síwájú wàhún ahlu libida àwọn ẹni síwájú wọn náà sí kíni àwọn bídá ala ikhtilafi masharibihim lórí ìsọ̀nà na ibi tán ti sí ibi tó jẹ́ ibùsùn wọn wọn ni amma àwọn oní àdádálẹ̀ tí wọ́n sì ń ṣì àwọn èèyàn lọ́nà pẹ̀lú àdádálẹ̀ wọn wọ́n ní fakullu ta'ifa wọ́n ní ìjọ kọ̀ọ̀kan tẹ̀ntẹ́sìbò ila imamiha ó attribute ara rẹ̀ sẹ́ni sí olórí rẹ̀ aw aqwaliha àbí wọ́n fi àwọn ti sí kíni ọ̀rọ̀ rẹ̀ wa af'aliha àbí ìṣesí rẹ̀ wọ́n ní faljahmiyyatu mathalan wọ́n ní àwọn jahmiyya lápẹ̀rẹ́ sí o nisbatun ila aljahmi ibn safwan wọ́n ma fi ti sí jahmi ibn safwan at-tirmidhi bọ̀ nukta kẹnawa eh, nukta latifa kan wà tẹ́yàn ní láti pàkíyèsí sí mímbà o ní pé àwọn bídá àmà ń ṣe kìníkàn ìgbà mí tẹ́ bá sọ fẹ́ lómi pé sùúrù ni ọ́ wallahi ní tán pè ń sùúrù rí gan ohun ọmọ pé Muhammad sùúrù eh, gan àwọn òpàrí rí bóòlù ń ṣe afẹ́ jẹ́ kíni bóòlù ń ṣe fẹ́ jẹ́ sùúrù so bóòlù òun ṣe fẹ́ jẹ́ sùúrù àwọn ohun mọ́rí gan so àwọn tá ń pè ń jahmiya lónìí ṣe pé àwọn ẹlòmíwà táwọn àfáà yí ń pè ń jahmiya lónìí láyé ìsìn báyìí ṣé wọ́n ṣe kíni ṣé wọ́n bá jahmi ibn Safwan pàdé ni illa àyàfi tó bá jẹ́ lójú oorun dé so àwọn tó ṣe kíni ayé tó máa wáwò àwọn táwọn náà ń pẹ̀rẹ̀ àwọn ní Tijaniya lónìí ṣé wọ́n bá Ahmad Tijani pàdé ni alánà ọlá pé wọ́n ní ojú ọ̀nà rẹ̀ ni so àfáà súnnà pé ọ ní sùúrù rí ẹ má gbàtàn jẹ́ tẹ́lómi bá ní wàláhì wọ́n sábò sí fún òun ni pé òun òyìn sọ ọmọ igbẹ́ òkò síbi kankan tóun ti gbá sọ ìkwáni kankan wọlé ara ìkwáni ìkwáni náà ni ọ́ ó gbòrò rí ìyòrò rí àwọn ìkwáni ni so ìgbà míwà tó yí pé èèyàn ní ṣe kíni èèyàn ní fi ara rẹ̀ tì síbì kan kò sí ní ṣe kíni kódà kò ní mọ̀ páwọn kan jẹ́ bẹ́ẹ̀ àmójú ọ̀nà wọn náà lórin ìdí ni pé Ọlọ́run bá ti ṣe ń rọrùn fáwọn súnnà láti ma gbogbo ojú ọ̀nà kọ̀ọ̀kan ya halabilele ọmọlẹ́yìn halabilele ká ma gbé àwọn ká ma wà nínú súnnà ká ma wá sẹlẹ̀ rọ̀ fáwọn bídá ká ma gbé àwọn príncipù wọlé fún wọn wọ́n ni nisbatun ila al-Jahmi ibn ahadi wulati bani umayya wọ́n ní jahm ibn safwan ọ̀rọ̀ méjì riwaya méjì ló wà nípa bí jahm ibn safwan ṣe kú so ìkànnà àwọn riwaya yẹn ni pé wọ́n pa ni riwaya ẹlẹ́ẹ̀kejì ni pé kí ni ó kú ni so riwaya méjì ló wà so òun ni sheikh nsọ mẹ́wàá pé tó yí pé salim ibn ahwaz ló pa ìkànnà àwọn kíni ìkànnà àwọn ọlọ́pàá nasr ibn sayyar ìkànnà àwọn gọ́vnà banu umayya wọ́n wal mu'tazilatu wọ́n ni mu'tazila nisbatun ila sani'ihim ìṣesí kíni ìṣesí wọ́n fi wọ́n ti sí ìṣesí wọn wa huwa i'tizaluhum ahla sunna wọ́n ni pé wọ́n pa àwọn sunna ti wọ́n ni wa amma ahlu wọ́n ni ẹ̀rí ju annabi sallallahu alaihi wasallam lọ gbogbo àwọn ìjọ yòókù kọdìríyà tìjàníyà ṣàzìlíyà bàdàwíyà gbogbo àwọn ẹni tó dálẹ̀ náà fira wọn ti sí so ṣùgbọ́n àwọn súnnà annabi sallallahu alaihi wasallam náà fira wọn ti sí o so kíyàn má ṣe kíni kíyàn má kó má má ṣe kílùkọ rẹ̀ má kunu àti sọ pé manhajita wà lórí ẹ̀yìn manhaj annabi manhaj tawa lórí ẹ̀yìn manhaj annabi ni àkídàtù rọ̀zíyé ni àkídà muhammad sallallahu alaihi wasallam ta ló sọ bẹ́ sheikhul islam bin tamiya rahimahullahu ta'ala sọ ilé nínú munadhara àkídàtù alwasitiyya pé hadha àkídàtù muhammadi pé in tó wà nínú àwọn tíra tí mo kọ àkídà sí àkídà muhammadin sallallahu alaihi wasallam so kíyàn máa máa kúnnù àti máa sọ pé manhajì tá wà lórí ẹ̀ manhajun muhammadi manhajù annabi sallallahu alaihi wasallam la wà lórí ẹ̀ kìí sí so eléyìí àwọn sálàfù máa ń sọ mo fún alexander ibn taymiyyah sí àwọn ìlúmínà rere so wọ́n ni fahum ahlus sunna wọ́n ni ahlus sunna ni wọ́n li'annahum tamassaku biha torí pé wọ́n di sunna mu wọ́n ni wahum ahlul jama'a wọ́n ní bákan náà àwọn ahlul jama'a ni wọ́n that is àwọn tí wọ́n wà papọ̀ ni wọ́n li'annahum ijtama'u 'alayha torí pé wọ́n kó jọpọ̀ lórí ẹ̀ fa ha'ula'i at-tawa'iful mubtadi'atu wọ́n ní àwọn àjọ ombidai shabahul wasallam wọ́n ní nípa nabi sallallahu alaihi wasallam so ọ̀nà wọn fi wá jọ wọn falmushirikun iqtasamu alqawla fi alqur'an wa fi rasuli sallallahu alaihi wasallam ọ̀rọ̀ wọn sọ̀tọ̀tọ̀ nípa qur'an ọ̀rọ̀ wọn sì sọ̀tọ̀tọ̀ nípa nabi sallallahu wasallam náà so ibi tán ti jọ wọn nìyẹn kíyàn sì máa fà wọn bídá kíyàn máa fi wọn wé àwọn ẹlẹ́bọ kò sí tó sí tó bá ṣe pé ìfiwó yẹn sí kíni ó jọra wọn tóótọ́ kódà ilé Sheikh Muhammadul Amin Shanqiti wọ́n sì kíni wọ́n sọ pé yín táwọn sálàfù lórí ẹniyàn ìyànà sí bóyá wọn nàkọ́lá ìjímà rẹ̀ lórí wọ́n ní fakọ́lù fi al-Qur'an wọ́n ní àwọn ẹlẹ́bọ̀ àwọn tó jẹ́ mushrikun so wọ́n sọ ń pa Qur'an pé shi'ir àwọn ẹlòmí pé pé orin ni Qur'an àwọn ẹlòmí sọ pé kíni kahana ni pé ìmá pọ̀fọ̀ ni Qur'an sihr àwọn ẹlòmí pé ni idán àwọn ẹlòmí pé ni asatir nípa àwọn kíni eh, àwọn manuscript àwọn tó ti síwájú ni asatirul awwalin àwọn manuscript àwọn tó ti síwájú ni wọ́n ni wà kọlu fi nabi sallallahu alaihi wasallam àwọn ẹlòmí àwọn sì sọ́npa nabi náà pé kadhab wọ́n ni òkúrọ́lá nabi sahir àwọn ẹlòmí sọ pé òpìdáni kahin àwọn ẹlòmí sọ pé kíni àwọn ẹlòmí sọ pé ọlọ́fọ̀ ni wà majnun àwọn ẹlòmí sọ pé kíni àwọn ẹlòmí sọ pé wèrè ni wà wa muhammadun rasulullah muhammadu bí sí ọlọ́wọ́ bá ní sallallahu alaihi wasallam jaa bil haqqi min indillah o mú òdodo wá látọ̀dọ̀ ọlọ́wọ́ bá wani wa haula ittawa'if wani gbogbo àwọn ọjọ́ yìí kullun min ha gbogbo ìkíní kọ̀ọ̀kan nù rẹ̀ qalat maqulatan fi ahli sunna wani wọ́n ní àwọn ọ̀rọ̀ tí wọ́n sọ ń pa sunna ya'lamu allahu ọlọ́wọ́ bá sì mọ̀ pé annahum bura'u minha àwọn sunna bọ́kwá bọ́sẹ̀ níbi àwọn ọ̀rọ̀ tá fi ń ti sọ́rọ̀ àwọn sunna yìí ìmá parọ́mà wọn súnnà lọ́tún ló sí ẹmà àwọn kẹwọn wàláhì ẹwọn kẹwọn ẹwọ ìjìyà tọ́lọ̀wọ̀ bá fi jẹ wọ́n báyìí àwọn ọ̀rọ̀ tán pamọ́ wọn súnnà ọlọ́wọ́ bá sì ń túnà sí wọn pé àárín wọn ló ti ń ṣẹlẹ̀ la hawla wala quwwata illa billah àwọn ọ̀rọ̀ tán pamọ́ wọn súnnà ọlọ́wọ́ bá sì ń túnà sí wọn pé àárín wọn ló ti ń ṣẹlẹ̀ àwọn gangan náà sàwọn publications so àìmọye ọdún ló fi parọ́mọ́ àwọn Salafi publications pé tẹ́nìkan bá gba Islamu sí wọ́n fẹ́ ẹnìkan ó kọ́lẹ̀ ẹnìkan ó fẹ́ ẹnìkan ó fẹ́ ẹnìkan ó fẹ́ ṣebí recently lásìrí rẹ̀ tó pòun ló ń serú nǹkan báyìí recently lásìrí rẹ̀ tó pòun ló ń serú nǹkan báyìí ẹwọ àwọn kílọkọ rẹ̀ ẹra àwọn bídá aláwọ̀ ṣe àsìkò tó ni láti yé má parọ́ máa wọn súnnà ma èyàn tó wọ́n ń ṣáàká láwùjọ pẹ̀lú rọ́ pẹ̀lú bohtan ẹwù gbogbo àwọn èsù tó fi ń kàwọn súnà àárín wọn ló tún jẹyọ báyọ̀ àwọn náà tó nà sí ara wọn àwọn náà wọ́n ṣe kọ́lù ara wọn ẹwùn kí so wọ́n ni ya'lamu Allahu wọ́n ni Ọlọ́hun bá mọ̀ pé annahum bura'u minha but káwọn ẹni tí ìrìn rẹ̀ ó ma ẹni tí yóò adọ́nù ara rẹ̀ pẹ̀lú kíni pẹ̀lú àwọn àdáàbò súnnà àti ìwà súnnà so ilé ìṣe pàtàkì gan o so ilé ìṣe pàtàkì gan kíyàn make sure pé bí ìta àyàn rí bẹ́ẹ̀ ní kọ̀rọ̀ àyàn ṣe rí o so bí ìta àyàn ṣe rí kíyàn bá sì rí bẹ́ẹ̀ kíyàn lè tẹ̀lọ túbá fọ́lọ́wọ́ bá lónìí lónìí lónìí o kó so kíyàn túbá lọ sọ́dọ̀ ọlọ́wọ́ bá ẹni tó bá túbá sọ́lọ̀ ọlọ́wọ̀n bó bò lásìrí ẹni tó bá tẹ̀síwájú lórí ẹsẹ̀ rẹ̀ ọlọ́wọ̀n bó tún lásìrí rẹ̀ so wọ́n ni ya'lamu Allahu annahum bura'a'u minha ọlọ́wọ̀n bá mọ̀ pé wọ́n bọ́sọ́pá bọ́sẹ̀ kún bẹ bara'ata dhi'bi ìbọ́pá bọ́sẹ̀ ìkókò min dami Yusuf níbi ẹ̀jẹ̀ ànábi Yusuf sallallahu alaihi wasallam wọ́n ni fahum ahlus sunnati wal jama'a àwọn ahlus sunna wọn ò jẹ́ kankan ju pé wọ́n wal lọ in tán jẹ́ níyẹn kò sí nǹkan mítí wọ́n jẹ́ so in tán jẹ́ wọ́n jẹ́ ahlu sunna wal so kò jẹ́ bó jẹ́ kọ́nà bá subhanahu wa ta'ala kò jogun ìmọ̀ tó yẹ kúrò fún wa kò ṣe wá ní hudatan muhtadin kò ṣe wá lẹ́ni tí ó mọ̀nà tí ó mọ̀ táwọn yà sọ́nà kò mọ̀ ṣe wá lẹ́ni tí ó ṣìnà tí ó mọ̀ sí àwọn yà kò ṣe wá lẹ́ni tí ó ní thabati lórí sunna despite gbogbo táwọn yà sọ هذا والله أعلم وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين